We're reading from the book of Luke, chapter 5. Àwọn máa kà uh, we're looking at what I call the ocean of life. Àwọn ti máa gbéyẹ̀wò tí The ocean of life. Àgbàmì ayé. And you do well to pay good attention. Yóò sì dá ẹ bá fẹ́ sí bẹ̀rẹ̀ jẹ́. The ocean of life. Àgbàmì ayé. And I'm reading from Luke chapter 5. Wọ́n ti máa kà láti ilé ìwé Lúùkù orí ìkarùn-ún. If you are there, say yes. Ṣé bá ti kú ẹ̀rú pé And it came to pass. Ó sì ṣe. as the people pressed upon him to hear the word of God. Nígbà tí ìdí ènìyàn sùn mọ́ láti pọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. He stood by the lake of Genesaret. Tí ó sì dúró létí adágún Genesaret. And saw two ships standing by the lake. Ó ọkọ̀ méjì tí wọ́n kún létí adágún. But the fishermen were gone out of them. Ṣùgbọ́n àwọn apẹja sọ̀kalẹ̀ kúrò nínú wọn. And were washing their nets. Wọ́n fọ àwọn wọn. They were celebrating their failure. Wọ́n ṣe àjọyọ̀ kíkùnù tí wọ́n kùnà. And he entered into one of the ships. Ó sì wọ ọ̀kan nínú àwọn ọkọ̀ náà. He entered into one of the ships. Ó wọ inú ọ̀kan ní inú àwọn ọkọ̀ náà. Which was Simon. Kì í ṣe ìsímónì. Beloved. Olùfẹ́. There were two sheep. Ọkọ̀ méjì ló wà níkàlẹ̀. It picked just one. Ẹyọ kan ní inú wọn ló mú. He entered. Ó wọ inú rẹ̀. Into that of Simon. Sí inú ìdí ṣe ti Simoni. I want to pray a very powerful prayer. Àdúrà kan tó lágbára ni mo fẹ́ gbà báyìí. I let your amen be ten powerful fold amen. Ṣé àmì yẹn ti jẹ́ ìkó lágbára ní ìlọ́po mẹ́wàá? The prayer may not be clear to you. Àdúrà náà lè máa yé eyín yéké. But I decree upon your life. Ṣùgbọ́n mo pálí àṣẹ sí orí ayé yìí. Jesus will enter your boat. Ṣé Jésù what we are talking about. The one you want to ask for ipa rẹ̀. He picked one boat. Ọkọ̀ kan òun ló mú. He left another. Ó sì fi omi May the Lord kiss you for blessing this year. Ṣé ọlọ́run ó yàn fún ìbùkún ní inú ọdún yìí? Which was Simon? Kì í ṣe ti Simoni. I'm praising that he would cut out a little from the land. Ó sì bẹ́ẹ̀ tí ó tẹ̀ sí ẹ̀yìn díẹ̀ fún ìlú ilẹ̀. And he sat down. And taught the people. Ó sì kọ́ ìṣó ènìyàn. Out of the city láti inú ọkọ̀ náà. Now when he had left the city, bí ó ti dákẹ́ ọ̀rọ̀ yìí sọ, he said unto Simon, òwe Símónì pé, launch out into the deep sea, sí ibú, and let down your net for drought. Tí o ti ju àwọn yín sí ìsàlẹ̀. And Simon answered said unto him, Símónì ti dáhùn ó sì rí fún pé, Master, olùkọ́ni, we have called all the night àkókò òru àná rẹ̀ àwa fi ṣiṣẹ́. and I'm taking nothing. àwa kò sì mú nǹkan. the seed I cut nothing. wọ́n jẹ èdò wọ́n pè láti pẹja òkú. the seed I cut nothing. Wọ́n dẹ̀dò wọn ò rí okun Wasted time. Wọ́n fi àkókò sí. Wasted labour. Wọ́n fi àkókò sí. Wasted sleep. Wọ́n fi oorun sísù ṣòfò. Going home to meet a hungry family. Láti wá kà lọ́lé láti bá mọ̀lẹ́bí tẹ̀lé ń pa. With nothing to present. Láì sí okun láti ká wọn lọ́wọ́. After working all night. Lẹ́yìn tí wọ́n ti ṣiṣẹ́ ní gbogbo. This is why this is what we call profitless hard work. Eléyìí la lè ní iṣẹ́ takuntakun tò léèrè. All right. Ní gbogbo òru. Not a single thing. Kò sí ẹja kan. Ìgbà lọ́wọ́. This is once an holiday. Èrò ìdá yóò pé gbogbo àwọn ẹja ní ọjọ́ náà. I'll find for somebody here. Ó pàdé ọ̀sán ìlẹ̀kùn ní. Every spirit. Gbogbo ẹ̀mí. The spirit. Ẹ̀mí. Of profitless hard work. Iṣẹ́ takuntakun. Àlérè ló ń lè jẹ́ ìsì. Bí wọ́n yàn lòdì sí ọ. Before you leave this place now. Odò ìṣe òfìdí bàí sílẹ̀. Must die in the name of Jesus. A seven fold amen. Àmì ìlọ́po léṣe. Another seven fold amen. anything nothing. Àwa kò sí ní nǹkan. But nevertheless. Ó wá ní ṣùgbọ́n. At thy Nítorí ọ̀rọ̀ rẹ. You are the one saying it. Oríwọ̀ ló ń wí lẹ́nu. Because it is in the night to catch. Nítorí pé òru la fi máa ń pa ẹja. I know that Charlotte is German. Mo mọ̀ pé òkè ṣe apẹja. You learn carpentry. gbẹ́nàgbẹ́nà ló kọ́. That's why you didn't know that it is not in the day like this you can find anything. Ìrẹ̀lẹ̀ òsè mọ̀ pé ojú mo mọ̀ kọ́nà máa ń pẹja. It's in the night òru ọ̀gànjọ́ òru pẹ́pẹ́ ó dá ọkà sílẹ̀. wọ́n sọ àwọn náà ṣe ìbú. And when they are done this, nígbà tí wọ́n ti ṣe èyí, they include a great multitude of people. Wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ẹja. And their net break. Àwọn wọ́n sì ya. I prophesy a net breaking miracle for you. Ṣé ìyanu tí máa ń sọ̀rọ̀? In the name of Jesus. Ní orúkọ Jésù. when your blessing becomes explosive, you alone will not be able to handle it. And when they have done this, they enclose a great waters of people. Nígbà tí wọ́n ṣe eléyìí, wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ẹja. And their net break. Àwọn wọn And the beacon of their partners. Wọ́n sì ṣe àpẹẹrẹ sí ẹgbẹ́ wọn. Which were in the other ship. Tí they should come and help them. And they came and filled both ships. ship. Wọ́n sì wá, wọ́n sì fún ọkọ̀ Until those ships began to sink. Bẹ́ẹ̀ni wọ́n sì bẹ̀rẹ̀ In the daylight yẹn ní ojú mọmọ. So there was blessing where Simon was. Oríran ìbùkún wà ní ibi tí Simoni wà. But he had no capacity to get it out. Ìwọ́n kò ní ipá tí ó fi mú un jáde. There were cities in that ocean. Àwọn ẹja ń bẹ nínú òkun tó wà yìí. But the cities neglected the net of Peter. Fún àwọn ẹja yìí wọn ò náà ní àwọn pétérù. Some of the cities may even be laughing at you. Ọwọ́ ẹja mi náà gan wọ́n lè máa fi rẹ́rìn-ín. And they have come Ṣé wọ́n tún dé o? is coming in. What did he say? But there was Jesus of Nazareth. Wọ́n ní At whose voice? Nípa ohun ẹni. Mountains shook. Now talking. That's it. When Simon Peter saw it, he fell down at the knees of Jesus, saying, Depart from me, for I'm a sinful man, Nítorí O Lord. This story ìtàn yìí. look very simple. ó dàbí tí ò nira. but the Lord is trying to teach us so many things. fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wá ń gbìyànjú láti kọ́ wa. he is teaching us primarily. ó kọ́ wa ní pàtàkì jùlọ. on the benefit. nípa àwọn àǹfààní. the power. nípa agbára. of obedience. tó ní í ṣe pẹ̀lú ìgbọràn. and faith àti ìgbàgbọ́ obedience ìgbọràn faith ìgbàgbọ́ that has no respect for impossibility. èsì òpò òkú ta pè ní àti faith ìgbàgbọ́. That is against reasoning. Èyí tó tayọ ìlàkùnye ni. Against all kinds of information that people could give. Èyí tó tayọ oríṣiríṣi ìròyìn tí ẹnikẹ́ni lè fi tó lọ́wọ́. Matter of faith. Irú ìgbàgbọ́ ni. Is what the Bible was talking about. Òní bíbélì sọ nípa rẹ̀ lẹ́yìn. Right there where you have this day. Ṣé wá wà nísìnyí? I'd like you to raise up your two hands. Ó fẹ́ kẹ́ náwó méjì. I decree this with a loud voice. Pẹ̀lú òun rárá, ẹ̀ ó ti pàṣẹ lẹ́yìn. This is prophetic. Eléyìí jẹ́ ìṣe ti wòlíì. Say in this year. Ní inú Twenty eighteen. My hand. Ọwọ́ Hear the word of the Lord. Prosper prophesy upon your hands. Tú àsọtẹ́ sí ọwọ́ rẹ. Jesus name we pray. Ní orúkọ Jésù la That is the primary lesson here. Èdè jẹ́ ẹ̀kọ́ pàtàkì tó wà ní. But then the picture now presents to us. Síbẹ̀ àwòrán tó wá sí sí iwájú wa báyìí. The life of man. Oyin ìgbésí ayé ènìyàn. There is something called the ocean of life. Ó kọ́ wà tí a pè ní agbami ayé bí òkun ayé. At the bank of that large ocean called life. Ní ilẹ̀lẹ̀ òkun yìí tá a ní ìlú. At the bank. Ní ẹ̀bá rẹ̀. Of that large ocean called life. Òkun ńlá tá a pè ní ayé. There stand an array of ten fishermen. Níbẹ̀ ni a rí oríṣiríṣi àwọn apẹja mẹ́wàá. An array of ten fishermen. Oríṣiríṣi àwọn apẹja mẹ́wàá. As we are all seated here this morning. Bí gbogbo wa ti jókòó ní ilé òwúrọ̀ yìí. It belongs to his class. What a class! Ìsọ̀rí kan ni gbogbo wa jẹ́. Of those ten fishermen. Irúfẹ́ àwọn apẹja mẹ́wàá wọ̀nyí. The ocean of life. Atami ayé. It's a place of intrigue. Ó jẹ́ ibi tó kún fún oríṣiríṣi nǹkan. A place of calculation. Ibi tí ènìyàn máa ṣe ìṣirò. A place of manipulation. Ibi àyídáyídà. A place of chronic dishonesty. Ibi àìsòótọ́ pọ́nrán. A liar empire. Agbègbè àti ìjọba àwọn òkúra. An empty paradise. Ibi paradise àwọn asọ́nibí òkú. A place where yoke has shared. Ibi tó ti máa ń pín àjàkà. A place of unexplainable loss. Ibi tí àdánù tí kò lè fi àlàyé rẹ̀ wà. A place of spiritual permutation. Ibi tí ó yíṣe yóò jẹ́ ti ẹ̀mí wà. A place of deception. Ibi ẹ̀sùn jẹ́. A place of power play. Ibi tí wọ́n ti ń fi ìfi agbára A place of power craft. Ibi tí agbára kò agbára lójú. A place of very strange stagnancy. Ibi tí ìdánikú tí ojú kan àjèjú wà. A place of very strange limitation. Ibi tí bíbu ẹni kù, bíbí ti ẹni tó jí àjèjú wà. A place of opportunity swallowing. Ibi tí wọ́n what man ń pín àǹfààní nì. A place of destiny robbery. Ibi tí wọ́n ti máa ń digunjalè àyànmọ́ ẹni. A place of evil maneuvering. Ibi tí wọ́n máa ń ṣe àyíkáyíká ibi. A place of profitless sweating. Ibi tí ènìyàn ti máa làágùn tí ò ní èrè nínú. A place of life waste wasted. Ibi tí wọ́n ti ń fi ayé ṣòfò. A place of life wasted. Ibi tí wọ́n ti ń fi ayé ṣòfò. I was going somewhere for a crusade. Wọ́n lọ sí ibi kan fún ìsọjí. As we were talking into the as we were being led into the plane. Bí wọ́n ṣe síwájú wa lọ lọ kí inú ọkọ̀ òfurufú. I noticed that the pilot came out. Mo ṣàkíyèsí pé ẹni tó ń tukọ̀ òfurufú ìjáde. I was standing at the door. Ó sì dúró ní ẹnu ọ̀nà. Everybody was there. Gbogbo ènìyàn wọlé. When I got to the door. Nígbà tí mo dí ẹnu ọ̀nà. The final stopped me. Ni ẹni tó ń tukọ̀ bàálù ìbá dàbí dúró. I said Daniel. Daniel. I looked at it. No, then wo. don't recognize anymore. Oh, what time you mommy? Oh, we were in the same school together many years ago. Ah, lọ́pọ̀ ọdún sẹ́yìn ilé ìwé kan náà lè àjọ lọ. greeted me very well. Ó kí mi tọ̀yàyà tọ̀yàyà. Greeted me really well. Ó kí mi dáadáa. Put me in special seat. Ó sì fi mí sórí àga tó ṣe I was impressed to see him. Orí mi wú láti rí. Somebody from my former school was uh, a pilot. Èèyàn kan tó wá láti ilé ìwé kan náà tí mo Not in the part of Lagos ṣe fásitì ìlú Èkó yìí. was my uh, school. ní ilé ẹ̀kọ́ ti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lélẹ̀. well it took us there and back. nígbà tí a bá dúró tẹ̀sán wa rọra wa lọ́wọ́. it took me to where I was going and I came back. ó bá lọ ó fún mi lọ gbàgbé wá padà wá síbi ìjókòó mi. to my shock. Three ìyàlẹ́nu mi. About three weeks later. Bí ọ̀sẹ̀ mẹ́ta I saw in the newspaper. Ìbá rí ìwé ìròyìn. That they had been arrested. Pé wọ́n ti fi sìkú òfin mú. For carrying drugs. Pé ó gbé òògùn olóró. I was I was so sad. Ilé nínú jẹ́. That is what the ocean of life looks like. Eléyìí ni tí òkun tàbí agbani ayé tàbí. Because we are all basically fishermen trying to fish in the question of life. Ó ṣe pàtàkì láti mọ ibi tí àti ọ̀nà tí ó fi gbà sọ àwọn rẹ̀ sí òkun ayé. Peter had a good leg. Pétérù ó ní àwọn tó dára. Peter had a good boat. Pétérù ó ní ọkọ̀ omi tó dára. Peter had experience. Pétérù ó ní ìrírí ẹja pípa. But he arrived at a place where your experience fails you. Ṣùgbọ́n ó oríta kan tó jẹ́ pé gbogbo ìrírí rẹ̀ àmàjá àpò. He arrived at a place where the Bible says. Ó ṣe oríta kan tí Pétérù pè é. The foolish shall be used to trouble the wise. A ó fi àwọn aṣiwèrè, a ó fi dànù àwọn ọlọ́gbọ́n. The foolish. Àwọn aṣiwèrè. Would be used. A ó lò wọ́n. To trouble the wise. Láti dànù àwọn ọlọ́gbọ́n. Ẹ arábìnrin àpè. Oríta ìlú dé. Well everything you need. Ìlú ìjẹ́pẹ̀ kọ̀ọ̀kan tó mọ̀ ọ́ ṣe ìjà sí òkòwò fún un. This is why life ìdí rẹ̀ ṣe pé is not calculated by money. kì í ṣe nípa owó la life is not calculated by time. ayé yìí kì í ṣe nípa life is not calculated in your ability to be able to speak well. Ipa kò ní kò lè sọ̀rọ̀ dáradára kì í ṣe bẹ́ẹ̀ láti lè fi wọ́n ayé yìí. Life is not calculated on the basis of your knowledge of hygiene. Ṣé ìmọ̀ sí ìmọ́tótó tó Life is not calculated on the basis of the countries you have visited. Pé orílẹ̀-èdè tó ti lọ yìí kò ní ìṣe ìtàbá ń pè pàṣípì ètò ayé. Marriage is not calculated on the basis of the number of visas to your passport. Ilé ayé kò ní ṣe nípa ìwé àṣẹ láti tẹ̀lé tó wà lórí ìwé ìrìnnà rẹ. Life is not calculated on the basis of your beauty or handsomeness. Ilé ayé yìí àti dá lórí ẹwà rẹ kò ti lẹ́wà tó tà kò ti dára wò lórí ọkùnrin. Life is not calculated like that at all. Ó pé lè kọ́lá fi ń ṣe òdiwọ̀n ayé. For those of you who pride yourself in your beauty, you pride yourself in your handsomeness, life is not calculated like that at all. Fún ẹ̀yin tó yẹ fẹ́ máa ń kórè ìfara yín fẹ́ ti rẹwà tó tàbí fẹ́ ti dára wò sí ọkùnrin tó gbogbo lè fúnra fi ṣe òdiwọ̀n ojú ìṣẹ̀lẹ̀ láyé. I went to one of our university campuses to minister many years ago. Ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn mo lọ sí kọ̀ọ̀gbọ̀n àbí fásitì kan ní Timothy Ọ̀rọ̀ Sẹ́ẹ̀sì lẹ́ẹ̀rí láti lọ ṣiṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run and the students came to welcome me. Àwọn akẹ́kọ̀ọ́ ibẹ̀ wọ́n ṣe tán wọ́n sì wá sí ilé káàbọ̀. So they were coming to greet me. Bẹ́ẹ̀ wọ́n wá sí ilé pé ẹ káàbọ̀ bàbá. Then the students union àwọn ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́. They brought a lady to me. Wọ́n bá mú ọ̀dọ́mọdé tèrè kan tó mi. Wà á ṣe man of God. Wọ́n lè ránṣẹ́ Ọlọ́run. Look at this girl. Ẹ wo ọ̀dọ́mọdé tèrè. He is the most Carpot of the year. Òun rẹwà jù nínú gbogbo pásítì wà ní inú ọdún yìí. Both said as the most beautiful girl in the campus. Gbogbo ènìyàn ló fọwọ́ sí pé òun ló rẹwà jù ní pásítì wa. Ṣé ìtàlú gàtà? Bẹ́ẹ̀ ìlú náà wò ó. Was very beautiful. Nítòótọ́ ó rẹwà. And I asked her. Wà á bí nílé. I know you are beautiful. Mọ̀mọ́, but have you surrendered your life to Jesus Christ. Ó wá fi yọ̀ǹda ayé rẹ̀ fún Jésù Kristi dé. You know the help she gave me? Ṣé mo èso fún mi? Ṣé I don't need Jesus? Mi ò nílò Jésù. My duty can get me anything I want. Ẹwà tí mo ní ohun tí bá nílò ló lè I said okay. Mo yóò dá o. Time will tell. Àkókò, òun yóò I just a time with her. I did not know that that day I was speaking to her was our last opportunity to hear. The gospel without threat. I forgot about her totally. I now went to the United States of America to minister in a place called the Church nígbà tó mo wá gbéra mo lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà láti ṣe iṣẹ́ àròsí ọ̀rọ̀ Ọlọ́run. So why was it by counseling? Èdè tí mo ti ń pa àwọn ènìyàn níyànjú. Some people came. Ní àwọn ènìyàn kan bá dé. And said "Yo." Wọ́n yà alábòjútó. When you are going back to your hotel. Nígbà tó bá padà lọ sí ilé ìtura yín. There is a lady in the in hospital there. Ọlọ́mọdé tẹ̀lé kan wà ní kan nínú ilé ìwòsàn tó wà lọ́wọ́. Who says she knows you? Wọ́n sọ pé òun mọ̀ ní. Nàbílì sísè àpàṣẹ gbà. tẹ bá ń rí kọjá. Can you just pray one minute and pray for her? ẹ̀jẹ̀ ló bí ìṣẹ́jú kan láti gbà. that is from Nigeria and our situation is very bad. èyí láti orílẹ̀ Nàìjíríà ló ti wá ipò tó ti ti wà yìí ó burú jáde. they painted a terrible picture. wọ́n jẹ́ kí n mọ̀ fún ohun tó ń ṣẹlẹ̀ yìí ohun tó burú jù. and when I was behaving as if I will not go. nígbà tí mo wá ń ṣe kí ẹni pé mi ò ní lọ. the father cried. ọbẹ̀ ti sọ fún. wait let me finish my I followed them. You waited for ten hours. Wọ́n àti mẹ́wàá ni wọ́n When I got into the hospital ward where this lady was. I didn't see a lady. Rather I saw somebody looking more ugly than a gorilla like you point the face of gorilla very well. Ó dà ẹ́ pé kéèyàn wá jẹ́ kí ojú gorilla tàbí ìnàbí kó purẹ́wà. Then you carry you carry the head and put it on the neck of a human being. Ẹ wá sí orí rẹ̀, ẹ wá I said, ah, ah. mo ní ah. Hello. Ẹ̀lẹ́ ń bẹ̀ o. Ṣé hello sir? I don't know you. Ó mi Say you know me, sir. Ẹ̀mọ̀mí alàgbà. Who are you? Sàlẹ́ọ́. Do you remember the Miss Campus? Ǹjẹ́ rántí obìnrin tó rẹwà jù ní fásitì gbààyè? That you met that time. Ètò ẹ̀bá pàdé ní ìpàkórí. And you have to develop a life in Jesus. Tẹ̀lé ti yọ̀ǹda ayé mi fún Jésù. Ṣé yẹn? Mo ní bẹ́ẹ̀ ni. Ṣé I'm the one? Ṣé èmi ni ẹni náà? Sir, what happened? Kí ló wá dé bọ́? Said a jealous avoid flood. Ó ní ọ̀rẹ́kùnrin apáńdẹ́sẹ̀ tó tí onílara. Called acid on her head. Òun ló da omi oró tó dà lé Where is the beauty now? Níbo wá di package a, a former Miss Nigeria here. nígbà kan lọ́ bá ru wọ́n gbé wá sí gbàgbà ọkùnrin obìnrin kan tó jẹ́ ẹni tó rẹwà jù lórí nàìjíríà. ṣé ìbá wẹ́dà ṣẹlẹ̀ bọ̀tọ̀. ní orí ibùdó kan sí ẹnẹ kì í bẹ̀rẹ̀ ló ti ya wèrè. ẹni rán ti rán ta hẹ̀. wọ́n bá gbé di gbàgbà gbé wá sí mi. after prayer when she was normal. lẹ́yìn ká gbàdúrà nígbà tí àwọn rẹ̀ bá mi. ṣé do you see? Olùsí ẹ̀rí. That your means Nigeria. Pé mo ti rẹwà tó lórí èdè Nàìjíríà. Cannot deliver you now. Kò lè gbọ́ nísìnyí. So Life is not calculated according to this algorithm. Kìí ṣe nípa àwọn nǹkan wọ̀nyí la ṣe ń ṣe. Life is not calculated according to your possession. Kìí ṣe àwọn dúkìá tó la ṣe ń ṣe bí àwọn ìlú ayé ti máa máa lọ sí. Life is not calculated according to your geographical calculation. Àti ti òtún ayé gẹ́gẹ́ bí agbègbè tó ti ṣe ètò rẹ̀. Life is not calculated according to your parental fame àwọn òbí tó fi ọtí jẹ́ pàṣípàjà sí bẹ́ẹ̀ fúnra ṣe é ṣe òdiwọ̀n life is not calculated according to your intellectual capability. kò ṣe bó ṣe kẹ́kọ̀ọ́ sí bó ṣe mọ̀wé tó la fi ṣe ìṣàfihàn ayé. life is not calculated according to your cultural president. ìṣe orílẹ̀-èdè tó ń gbé ni a fi ṣe ìṣàfihàn ayé. life is not calculated by your strength. ilé ayé yìí kì í ṣe àfiṣe rẹ̀ nípa ìgbà life is not calculated by your certificate. ìṣe ìwé ẹ̀rí tó rí a fi life is not calculated on your height ṣùgbọ́n kò ṣẹ̀rí fìrì kò ṣe àkóso ayé. but life. ṣùgbọ́n ayé yìí. it's a battle. ogun ni. life. ilé ayé yìí. it's a mission. ó jẹ́ ìgbésẹ̀. life is so serious. Ilé ayé yìí ó le koko tó bẹ̀rẹ̀ yẹn. That's life is not easy. Tí àwọn yóò sọ pé ilé ayé yìí ò rọrùn. Life can either grind you down or polish you depending on you. Ilé ayé ó lè lọ kó lọ lẹ́kúnlẹ́kún tàbí kó tún ọ ṣe ó ní ṣe pẹ̀lú kó ṣe kọ ìhà Life is like a mirror. Ilé ayé ó dàbí àwòjí ìsinmi. You never give back more than what you put into it. Kò ní fún ọ ju ohun tó o fi fún un lọ. Life is a one-way street. Ilé ayé òpópó ọ̀nà kan ṣoṣo ni. There is no coming back. Kò padà wá, òun lọ tààrà ní òde And the lesson of life is always repeated. Ẹ̀fọ́ ayé wà yìí nígbà gbogbo la máa ń tún orí. Repeated, repeated. A máa padà wá, a máa tún wá. Until it is land. Títí tí àwọn ìkẹ́kọ̀ọ́ rẹ̀. And beloved, the truth is Olùfẹ́ olùkọ́ òtítọ́ ìbẹ̀. There is no true life kò sí ìṣe ayé tòótọ́ until you find out who you are. títí o fi mọ irúfẹ́ ètò jẹ́. until you know who you really are. títí o fi mọ ẹni tó jẹ́ gbọ̀ngbọ̀n. Gàlọ́ rí ní lẹ́jọ̀. Òkè ayé. If you have not listened to the blessing, fún àmà. Tó o bá ti gbọ́ ọ̀rọ̀ náà já pẹ̀lú ta ni mo jẹ́. Gbọ́n báyìí lọ You need to know who you are. Ó yẹ kó o mọ ẹni tó o jẹ́. They came to John the Baptist. Wọ́n sọ Jùwánù oníṣẹ̀bọ̀mí wá. Say, are you Elijah. Wọ́n ní pé ìwọ ni Elijah. No. Rárá. Are you that prophet? Ṣé wọ́n ni wòlíì náà? No. Rárá. Are you the Messiah? Ṣé wọ́n ni Messiah? No. O ní rárá. Are you this? Ṣé wọ́n lè léyìí? No. Rárá. Are you that? Ṣé wọ́n nìyẹn? No. Rárá. Are you this? Ṣé lè ní ọ́? No. O ní rárá. Wàrà. Wàyí. Kìlá You don't know I am. My father is Zechariah. Àpá tó bí mi ni Zechariah. The high priest. My mother ìyá mi. Elizabeth. Òun ni Elizabeth. The wife of the high priest. Ìyàwó olúwàlùfà. What kind of person is that one? Ìbéèrè wo lè ń béèrè lọ́wọ́ mi yìí? But you we understand what they were asking. Ìwọ òye ń bá ń béèrè. Oye. Who are you? They are not asking you. Who are your parents? Who are your parents? Pé ká yàn wò bí rẹ̀. Are you that? No. Are you that? No. Ṣé wọ́n lè lé onírara? Àtàbàdé kú. Tó bá jẹ́ bẹ̀ka wa ló jẹ́. I'm the voice. Ó yè mí ní ohun. The voice. Ohun dà. Christ in the wilderness. Ó ń ké sọ́tọ̀ yé. Let me the part of the law. Ẹ mú kí ọ̀lọ́lúwa tọ́. Let Èdè àjèjì ni. And all men mispronounce it. Àwọn ènìyàn ni a sì máa kì í pè. Because to the five hundred to two. Tí wọ́n bá so sọ́tẹ̀ lóyún. It will appear now as if the whole world. Ó dàbí pé gbogbo ayé ta wà ní inú rẹ̀ yìí. It's a large asylum. Ó jẹ́ ọgbà àwọn tó ní àrùn ọpọlọ. And those who are given the prescription. Ó fún àwọn tí wọ́n ti fún ní èkó kí tí ó wo àwọn ọpọlọ sùn. Are the patients themselves. Òun ni àwọn tí àwọn ọpọlọ ń ṣàláàmú sí ara wọn. The thief is agency. Olè. Ó ń fi sùkú òfin mólè. The thief is judging the thief. Olè ló ṣe ìdájọ́ olè. The judge is is a thief. Adájọ́ olè ni. And the judging the thief. Ó sì ṣèdájọ́ olè. The police ọlọ́pàá wà yìí káṣíkì òun náà mú olè polisi tí ọlọ́pàá kan olè lòun náà so israẹli wà bẹ láàyè asylum torí náà owó dẹ̀ ta ní ọgbà àwọn aláwọ̀ ọpọlọ ẹni di pẹ́jẹ́ tó àdídí mẹ́tírì tẹ̀lé ìṣòfò. àti àwọn ọpọlọ wá ń tà láàmú wọn tó fún èkó ti fún àwọn táwọn ọpọlọ. láyé ti pàtó fún bọ́ǹgìm. ilé ayé yìí ó dàbí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbáni everybody offside. gbogbo èèyàn ni ó máa ń wà lórí ta. until Jesus discovers it. títí ó fi dìgbà tí Jésù wọ̀ ọ́ rí. life is more of a ilé ayé yìí ó fẹ́rẹ̀ jẹ́ kí ṣíṣe gbadagba ni. than dancing. ju kéèyàn máa jó lọ. life. ilé ayé. is fifteen. in an instant. ẹja pípa ló jẹ́. whether you catch. bóyá o wá rí ẹja. or you don catch. àbó rí ẹja mú is found in easy here. At the mouth of the large ocean. Ní ẹ̀bá odò ńlá An array of twenty twenty canoes. With their nets in their hands. With instruments of casting. Some casting. Àwọn míì wọ́n rí ẹja pa. Some don't catch fish. Àwọn òbí ò rí ẹja pa. Some have just some wanted to catch fish. Àwọn mìíràn fẹ́ láti pẹja. They catch water fish. Ṣùgbọ́n àwọn ètò orí omi ni wọ́n rí. They catch fish and destroy them. Àwọn ọ̀pọ̀ tó ń pa wọ́n ó lè pa ni wọ́n This is why I'm praying for you this year. Ìdí rẹ̀ ní kí mo ṣe gbàdúrà fún ọ ní inú ọdún yìí. Wherever you pray your neck. Pé ní ibikíbi tó bá sọ àwọn rẹ̀. This year twenty eighteen. inú ọdún twenty eighteen. You will catch the fish you want to catch. In the name of Jesus. Let our be for seven-fold of fishermen. Ìsọ̀rí àwọn apẹja kìíní. You find by the ocean of life. Ṣé ó rí ní ẹ̀ka òkun We call them the correct fishermen. A máa ń our wọ́n ní àwọn The correct one. Our apẹja apẹja tó tọ̀nù. They have the correct net. Wọ́n you and what tó yẹ kí They are well positioned. Wọ́n wà ní They are in the correct place. Wọ́n sì wà ní ibi and they now cast their net. Láti wá sọ àwọn wọn. In that collective where they are. Ibi tó tọ́ tí wọ́n wà á And then they cast. Láti wá rí ẹja mú. And they prosper. That's ṣe rere. That's the first one. Ìyẹn ni The correct one. Àwọn tí ó tọ̀nà. Ninety percent of success. that Ìdá you know, nínú what theory Is correct Position. Òun ni fífi ara ẹni sí ipò tó yẹ pé ènìyàn wà. Correct positioning. Fífi ara ẹni sí ipò tó tọ́ ènìyàn To be well positioned. Fífi ara ẹni sí ọkàn ibi tó yẹ kó wà. Unfortunately. Ó sì ṣe ní And this comes from lamentation. Eléyìí wá ó sì ní The enemy has relocated some people from their place of blessing to a place of dryness. Ọ̀tá ti sí àwọn kan nípò padà kúrò ní ibi ìbùkún wọn sí ibi ilẹ̀ tó sáré. enemy look at somebody. nígbà tí ọ̀tá bá wo ènìyàn kan fínífíní. I want poverty to finish this one. ṣé mo fẹ́ kí ìṣẹ́ kó bá ayé ẹni jẹ́? how can poverty finish this man? báwo ni ìṣẹ́ wá sì lè bá irú iṣẹ́ ayé ẹni jẹ́? is supposed to prosper in Lagos. Ní ìlú Èkó yìí ló yẹ kó ti rí pàṣípé. That is where they dispatch all his angels of blessing to be waiting for him. Níbẹ̀ ni wọ́n ti rán àwọn áńgẹ́lì kúkú rẹ̀ láti lọ dúró dé. The enemy. Mọ̀tá. Now gives him. Àwa fún an American visa. Ní ìwé ìgbélu orílẹ̀-èdè Amẹ́ríkà. Visa. Àfún ní ìwé ìgbélu. A Canadian visa. Àfún ní ìwé ìgbélu ti Canada. And location. Àwọn ọjà kò kúrò níbi tó wà. The angel is waiting in Lagos. Àyí, áńgẹ́lì dúró dé ní ìlú Èkó. Everything that belong to him. Pẹ̀lú gbogbo tí ṣe ti But he has changed location. Ṣùgbọ́n òun ti pa ibi tó gbà ó ti padà. And the word of God ever changes. Ọ̀rọ̀ Ọlọ́run kì í ti yí padà. And the words that come out of my mouth. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó bá fi ẹnu mi jáde. They cannot come back to me voice. Ewo ò lè padà You have to prosper in which way I tell them to tell them. The heaven and earth can pass away. Ṣé ọrùn òun But not an answer of my word. Ṣé ó nínú ọ̀rọ̀ mi kò yóò lọ? Can pass away. You have left where your angels of blessings are. O ti fi ọkàn ibi tí àwọn ángẹ́lì ìbùkún rẹ wà, o ti fi sílẹ̀. All your blessings have been forwarded. Ó pé ìbùkún rẹ ni wọ́n fi ń sọwọ́ sílẹ̀. Wọ́n fi ń sọwọ́ sílẹ̀. Forwarded to labour. Wọ́n fi ń sọwọ́ sí ìlú Èkó. Yẹ́n in America. Wọ́n ìwọ wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà. And over there you are suffering. Níbẹ̀ kẹ̀dẹ̀ rẹ̀ ìyá ń jẹ ọ́. Suffering. Wọ́n jìyà. Kọ́mọ̀ padà wọlé. I can't come on. Ah, mi ò lè padà wọlé. They will laugh at you. Okay. Èmi ti yẹ̀yẹ́. I will say let them laugh. Ẹ̀fún rẹ̀ nìkan fi ọ́ sí yẹ̀yẹ́. They will laugh for one year and you alone. Wọ́n fi ọ́ sí yẹ̀yẹ́ tó báyá wọ́n fi ọlọ́run sílẹ̀. We travel, we see. Afẹ́rìn àjẹ ká wá I was in New York. Ní oríṣi ìlú New York ni mo wà. This Nigerian man came for counseling. Bẹ́ẹ̀ ni ọkùnrin orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ bá wá fún ìgbaniníyànjú. He cried bitterly. Ó sọ fún kíkorò who wanted to say that America by force. Ó kàn fẹ́ láti dúró ní America? Don't yẹn don't dandan. And how can he say? Báwo ni ó ti wá lè dúró síbẹ̀? now, You have a wife in Nigeria. Ó ní ìyàwó lóde Nàìjíríà. Left that one. Married a German American. Ó wá fẹ́ ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà kan tó ti ìlú Germany wá. A girl ọmọdébìnrin onídìbàlẹ̀ jama náà amẹ́ríkà. ọmọ orílẹ̀-èdè Germany nígbà tó yá ọwọ́ àwùjọ ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà. látòlù. ó wá sọ fún me? So one night. Lóru ọjọ́ kan. Was they were sitting on the bed side by side. Wọ́n sùn ní ìṣẹ̀gbẹ́sẹ̀gbẹ́ lórí lórí ibùsùn. So all of a sudden. Omi lójijì. He turned the bed shook a little bit. Ó bá rí pé ibùsùn ó mì. He opened his eyes. Fàlà ojú rẹ̀. What did he see? Kí ló ń tó rí? He saw the body of the wife. Ó bá rí àgọ́ ara ìyàwó rẹ̀ yìí. Rising up like this on the bed. Ó gbéra báyìí láti orí ibùsùn straight, right to left. I said he was looking. He was looking. Ah, ah, ah. What is this? He called her name. Ó pe What are you doing? Kí ló ń tó ń ṣe? The came down. And the lady opened her eyes. And giving me serious warning. Ó wá fún ní ìkìlọ̀ kirikiri kan. Serious warning. Ó kìlọ̀ fún kirikiri. Very careful. Very careful. You are already in trouble. Ó ti wọ́n ló believe in how compile your trouble. Má yẹ kí believe yẹ have jù báyìí And from that time. last year, yìí lọ. His life. hear it. Went down. Ló lọ lẹ̀. Job. Iṣẹ́. He lost it. Ó pọ́ mọ́ Everywhere he went. No favor sí ojú rere. It was only this woman prospering. Obìnrin nìkan ṣoṣo ni ó gbèrú. Now the man of God. Ó lè ránṣẹ́ ọlọ́run. That thing I saw that day. Òun náà tí mo rí lọ́jọ́ yìí tó ń gbéra. He was doing like this. Tó ń lọ sókè báyìí. What is this? Kí lòun náà? I will tell you. Owó sọ fún ọ. That is what they call. Eléyìí lóhun tá a pè ní. Legislational witchcraft. Ìṣe àjẹ pípéra sókè. So, gentleman. Orí náà, ọ̀dọ́ ọdún You have married an international witch àjẹ orílẹ̀-èdè orílẹ̀-èdè olùfẹ́ láyà báyìí o. And so, deliverance can help. Torí náà ètò iṣẹ́ ràn ọ́ lọ́wọ́. But remember you are still going back to that house. Ṣùgbọ́n rántí pé o tún kà lọ sí inú ilé yẹn o. There was a person. Níyìn láti rí ẹni náà. Who was supposed to prosper somewhere. Ó yẹ kó rí pásítẹ́ ní ibì kan. He was relocated. But what you need to The angels are waiting. Àwọn áńgẹ́lì ń dúró dé. At his original address. Ní ojúlé tó yẹ kó wà gbọ̀ngàn. But they can't find him there. Mọ̀mù bàmí bẹ̀. They cannot find him there. Ṣé ṣe wọn láti rí i níbẹ̀? I'm praying for somebody here. Mo gbàdúrà fún ẹnìkan. If the enemy has relocated you. Tó bá ṣe pé ọ̀dà fi sí ọ ní kòkó. To the wrong business. Sí òwò tí ò yẹ kó o ṣe. Wrong place. Tàbí ibi tí ò yẹ kó o. Wrong job. Tàbí iṣẹ́. Receive your deliverance in the name of Christ. Ní orúkọ Jésù. Sá. Sá. Sá. Listen it, listen it, listen it. Listen it. Sá. Listen it. In the name of Jesus. Lọ́jọ́ ẹ̀mẹ́ ìhúwa lọ́jọ́nà. Ẹ̀jẹ̀ kí I think I'm going to stop here. Ó dà ń pè mí yìí ni wọ́n I will continue next time. Okay. tẹ̀síwájú lórí To cover the other nine kinds of fishermen. That is something yín irú àwọn apẹja mẹ́sàn-án tó kù. You find in the ocean of life. Èsì ẹ máa rí ní ẹ̀ka òkun ayé. Right to your feet now. Ẹ dìde lórí ẹsẹ̀ yín báyìí. And all eyes closed. This prayer I want you to pray. Àdúrà tí mo fẹ́ kí ẹ It is not a prayer of standing still. Èyí àdúrà pé èèyàn dúró kan sí ojú kan. Prophetic prayer. Àdúrà bí ìṣe ti òòlì ni. I didn't say all, on, all over the place. Mi ò sọ pé káàkiri káàkiri. But move your leg. Move. Ẹ̀jẹ̀ ti ẹsẹ̀ yìí kò gbéra. Whether forward and backward, forward and backward, or just move around. Bí a ti sẹ́yìn. You can't stay in a place to pray this kind of prophetic prayer. Ẹ ò lè dúró lójú kan láti gba irú àdúrà. Can you tell this loud and clear? Ẹ a lè tún gbélé lóhùn rárá. Anointing for forward movement. Ìfòróyọ̀ fún ìtẹ̀síwájú. Fall upon my life now. In the name of Jesus. Ní orúkọ Jésù. name we pray. This is not the money to negotiate. Òwúrọ̀ sẹ́niyàn dúnàdúrà kan lé lẹ́yìn. Take the prophetic action. Ẹ̀ṣẹ́ ìgbésẹ̀ ti ìṣe ti wò sí. Ìṣe yẹn lẹ̀ sí ti ọ̀la. Ẹ̀ka ẹ̀ṣẹ̀ yìí sọ̀rọ̀. My leg! Ìwọ ẹsẹ̀ mi. Hear the word of the Lord. Sọ̀rọ̀ Olúwa. Carry me to my place of destiny. Ṣé mi lọ sí ibi àyọ̀mọ́ mi? Màsíkà pẹ́ńdà káyà bó ṣe ń The rivers upon the Kaya Oshenteraba. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. I want you to kill two spirits dead. Wọ́n fẹ́ kẹ́ pa àwọn ẹ̀mí mẹ́rin. Bury them completely in your life at this first service. Thou this with holy anger and hatred. Garment of stagnation. Garment of shame. I am not your candidate. her In the name of Jesus. Somebody is breaking through. Don't never say. Then we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Fire. Ìdákẹ́jẹ́. God is about to deliver a man. Ọlọ́run fẹ́ dá ọkùnrin kan níbè. And a woman. Àti obìnrin kan. Silence. Perfect silence. Ìparọ́rọ́ ti pé. You this man over there. Ẹ̀yin arákùnrin tó wà lọ́hùn-ún. And the woman. Àti obìnrin. Your father. Bàbá yín. Denoted you. Wọ́n fi yín sí. To idol. Wọ́n ò rí sàn. And that's idol. Òrìṣà yìí. Has controlling your destiny. Òun ti ń ṣe This idol. Òrìṣà yìí. shows up in your dream life. A máa farahàn ní ojú àlá yín. Frustrate everything you are doing. Ohun gbogbo tẹ bá jáwọ́lé ló ń bà. These two individuals. Àwọn ẹni méjì wọ̀nyí. Three things are going to happen to you while you're standing. Mẹ́ta ni o tí ó ṣẹlẹ̀ sí níbi tẹ dúró sí. Number one is fire. Ìkíni rẹ̀ ni iná. Fire is going. Iná náà ń lọ láti àárín orí lọ bí àtẹlẹsẹ yìí. The second thing that will happen. Ó kejì tí yóò ṣẹlẹ̀. It's a surgery. Òun ni ṣé ada. Which has been flattened to your body. Òun náà sọ pé kí ọ̀dà àgọ́ ara. The cowardice in the head. Àwọn owó ẹ̀ tó wà ní orí. They remove. Wọ́n mú kúrò. Number three that will happen. Ìkẹta tí yóò ṣẹlẹ̀ sí yìí is that your duplicate in the spirit. only ni àfisọ̀ rẹ nípa But as has been filling your body. Tó ń fi ọ ní Will be buried alive. How careful ní òye. Silence. Arọ́rọ́. Silence. Arọ́rọ́. That's the first step. Ẹnì kìíní nìyẹn. Ẹ̀sùn bàtí. Ìkejì nìyẹn. I command the spirit of that idol. Mo pàṣẹ kí ẹ̀mí òrìṣà yìí. To release you right now. Mo fi ọ́ sílẹ̀ lọ́wọ́lọ́wọ́. In the name of Jesus. Ní orúkọ Jésù. this prayer with merciless violence. pẹ̀lú ìkanra tí it is short. it is hard. but it is effective. Let your voice roar like thunder as you shout this after me. Bad luck! I am Àwọn ọjọ́ kan dídá. Èmi Jesus. Ní orúkọ Jésù. Louder, louder, louder, louder, louder, louder, louder. Ẹ̀gbọ́n sókè. pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Say every enemy of my happiness. Gbogbo ọ̀tá Jesus. Excelente. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Tó ti ọ̀rá ìtàn tó bọ̀ sí. Ẹ̀nà ọwọ́ Kristi ọ̀kan. Fara. Bàbá. That the blessings of Abraham. Ẹ jẹ́ kí àwọn ìbùkún Abraham. Isaac. Isaac. And Israel. Àti Israeli. Fall upon this hands now. Ó pàlẹ́ ọ̀wọ̀ yìí. Your word says. Ọ̀rọ̀ yìí sọ wípé. You shall lay our hands on the sick. Àwọn ọjà wọn lé àwọn olókùn. And the sick shall recover. Ara àwọn olókùn yóò sì yá. Let this hands become the hands of restoration. Ẹ̀jẹ̀ tí ọwọ́ ìkọ́jú ọwọ́ ìjà padà. The hands of recovery. Ọwọ́ ìjà padà. In the name of Jesus. Ní orúkọ Jésù. Lay that hand on your head. Ẹ fi ọwọ́ náà lé orí. Keep it there. Ẹ fi Don't say anything, just keep it there. Ẹ má ohunkóhun ẹ̀ka Blessings are collected from those hands. Bí àwọn ìbùkún jẹ́ ti gbà pẹ̀lú ọwọ́ wọ̀nyí. They penetrate into your body. Wọ́n lè lọ tààrà sí inú àgọ́ ara yín. Falẹ̀. Ìdákẹ́jẹ́. ṣeun Jésù. Thank you Jesus. Ẹ ṣeun Jésù. Thank you Jesus. Ẹ thank you. Raise up your two hands to the Lord. Ṣé a sì you méjì sókè sí Olúwa? and begin to bless yourself with all kinds of blessings. Begin to pronounce blessings upon your own life. The great blessings you want for this year. Àwọn ìbùkún ńláńlá Thank you Jesus, thank you Jesus. Thank you Jesus. Father, I pray for all your children who have gathered for this morning service. And everywhere they turn in this particular year. Let them experience uncommon favour. I put you inside the envelope of fire. No weapon form against you shall prosper. The spirit of God will overshadow your life. The Lord blesses you from Zion. Let the sun shine upon you and be gracious unto you. Father, all the prayer requests are answered them by fire. In Jesus' mighty name we pray. Don't forget the manna water service continues on Wednesday. You come fasting and break your fast with the water the manna water. And don't forget first midnight to twelve fifteen. Àmọ́ Pointing the seed prayer. Make sure you get a booklet before you go. Ẹ̀rí dájú share the grace in silence. Ẹ jẹ́ ká jùmọ̀ The seed of the population is at time and time and seven Golab, Healing, Jericho, Destroy, Hallelujah. Let's go.